إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله تعالى ẹ̀yàn kú sí Ọlọ́run Ọba ẹ páyà Ọlọ́run Ọba o ẹ sì máa sọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala níbi gbogbo sẹ́yìn níbi àwọn orígun márùn-ún tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala sí lọ́nà ayẹ fúnra ká jẹ́rìí pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run Allah nìkan ṣoṣo so ká gbé ìrun dúró ká yọ zaka ká gba àwẹ̀ Ramadan bẹ́ẹ̀ sì ni ká ṣe hajji fẹ́ni tó bá lágbára ibadallah ìkannú àwọn ọ̀nà ya márùn àwọn òkúnlé na márùn islamu ó ti súnmọ́ wa ó nítorí náà ibadallah ká ma àwọn ọlá tí ń bẹ fún àwọn ipò tí ń bẹ fún lọ́dọ̀ Ọlọ́hun bẹ́ẹ̀ sì ni yóò jẹ́ kí ara àyàn kó tún yá sí ìbáraláà Ramadan ti súnmọ́ wa ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó tún ti ṣe nírọ̀rùn fún wa láti pé ká máa wo oṣù yìí ṣùgbọ́n ìbáraláà ọlọ́wọ́ba subhanahu wa ta'ala nìkan ló tí ó bá láyé o àwẹ̀ o máa ń fọ́yà mẹ́ níbi ẹ̀ṣẹ̀ ni anábi sallallahu alaihi wasallam anábi ni as-salatu was-siyam was-sadaqatu wal-amru bil-ma'rufi wan-nahyu 'anil munkar tukaffiru anábi sallallahu alaihi sọ pé ìrun rẹ̀ o àwẹ̀ rẹ̀ o sàárà rẹ̀ o kíyàn máa pàṣẹ dáadáa kó sì máa kọ ìbàjẹ́ o

níbi nǹkan tó gbà wá látọ́dọ̀ Ọlọ́run Ọba hadith kursi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ pé wa ma yataqarrabu ilayya 'abdi bi shay'in ahabbu ilayya mimma aftaradtuhu 'alayhi ẹrú mi ò ní máa súnmọ́ mi pẹ̀lú nǹkankan tó ju àwọn nǹkan tí mo ṣe lọ́nà yẹn fún lọ so túnmọ̀ pé ìtọ́lọ́wọ́ bá appreciate jùlọ ibadallah àwọn ọ̀rọ̀ yẹn Ọlọ́run ni o ọlọ́bá sọ pé wala yataqarrabu ilayya bin nawafili hatta uhibba tó bá ti wá sí ọ̀ràn yẹn tán tí bá wá ń súnmọ́ mi pẹ̀lú náfílà kò ní máa yẹ kò ní máa gbò tí ó ma súnmọ́ mi pẹ̀lú náfílà àyàfi kí nífẹ́ rẹ̀ ibadallah ọ̀ràn yẹn Ọlọ́run ọba yóò fọ̀ wá má ni ó gagakun bikin ibadallah anabi sallallahu alaihi wasallam sọ anabi ni asiyamu junnatun minan nar asiyamu junnatun minan nar àwẹ̀tẹ́ rí yìí àbò ló jẹ́ kò níbi náà o gàgá ló jẹ́ kò níbi náà o wọ́n ni kàjúnnàtí ahadikum minal qital ó dà gẹ́gẹ́ bí ṣíldì ẹnìkọ̀ọ̀kan yìí ni tẹ́ bá ń jagun lójú ogun tẹ́ bá ń jagun lójú ogun ṣíúdì yí tẹ́ máa fi ń gbá ìdàdànù tẹ́ máa fi ń gbá àrùdànù so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọ́ ṣe rí o ibadallah tẹ́yẹn bá ti wá mẹ́lẹ̀ tẹ́yẹn sì mọ̀ pé ṣeìtọ́nù gbogbo gba harisun ṣeìtọ́nù jẹ́

kíyàn palẹ̀ mọ́dé láti gbà pẹ̀lú takwa torí pé nínú àwọn nǹkan tí Nabi sallallahu alaihi wasallam tó sọ nìyẹn o nínú ọlá tí ń bẹ fún àwẹ̀ pàápàá jùlọ àwẹ̀ Ramadan so òun náà ni wípé ẹni bá ṣe ibadallah wọ́n forí gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣe wọ́n forí rẹ̀ jí anábi sallallahu alaihi wasallam sọ pé man man qama ramadan ẹni tó bá ń dìde òru nínú Ramadan imanan wa ihtisaba pẹ̀lú gbàgbọ́ àti lẹ́ni tí ń ranka orí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wúfèrọ lahu ma taqaddama min dhanbi wọ́n foríjì tó ti síwájú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ o ibadallah a nídi àforíjì fún àwa o bákanáà nínú àwọn ọlá tí ń bẹ fún àwẹ̀ tó ti ń wọlé tọ́wáyìí òun náà ni wípé àwẹ̀ ọlọ́run ọba ló ní o ọlọ́run ọba ló ní àwẹ̀ anábi sallallahu alaihi wasallam ó sọ pé kullu amali ibn adam lah gbogbo sẹ́tọ́ ma nábi adam bá ṣe wọn ló ní o alhassanatu bi ashiri amthaliha tẹ́yàn bá ṣiṣẹ́ dáadáa kẹ́ ẹ̀san mẹ́wàá ni ó ní o ẹ̀san dáadáa mẹ́wàá ni ó ní o ila sab'i mi'ati da'f ila sab'i mi'ati da'f débi pé yóò dé lẹ́fù wọ́n lè multiply rẹ̀ tí ó tó 700 tíyàn bá ṣiṣẹ́ dáadáa ọlọ́wọ́ bá wá ní illa siyam ayàfàwẹ́ o fa innahu li èmi mo láwẹ̀ èmi ọlọ́wọ́ bá mímú ní àwẹ̀ wa ana ajizi bí emi ọlọ́run ọba náà ní ìsẹ̀sán rẹ̀ ibadallah káyà àwòrán rẹ̀ àwọn àjánsí sẹ́mbì kẹ́ wọ́n sì máa ń fún wọn lówó wọ́n wá ní ìwọ owó oṣù rẹ̀ ìwọ owó olori rẹ̀ ìwọ owó oṣù rẹ̀ ní kọ́mpínì wọ́n ara alákùnrin yìí gbogbo tó jọmọ́rọ̀ owó rẹ̀ ìgbé bùkátà rẹ̀ àwọn yóò ti wò pé ẹ́ kí lálákùnrin yìí ṣe tó fi dìsáàbù nǹkan báyìí tó ní wọ́n ti mọ̀ pé tí wọ́n fi jẹ́ kọ́ fún un lóléyìn àà ó ní pláàni fún ìyẹn bákan náà ibadallah bẹ́ẹ̀ ni àwẹ́ ṣe rí lọ́dọ̀ Ọlọ́run Ọba Ọlọ́run Ọba ní ara ẹ má kọ ẹ̀sẹ̀ tẹ́ẹ̀nì fún wọn 700 èyàn lè ní tẹ́ẹ̀nì ní tó kéré jù tẹ́yìn ní tẹ́yìn bá ṣiṣẹ́ dáadáa kan yóò ní ládá mẹ́wàá ládá yẹn wá lè multiply débi pé ó lè tún dé 700 ọlọ́bọ̀ wọ́n ní ara ibi tí mo bà bàrá àwẹ̀ dé ẹmọ́ fún ẹmọ́kọ́ ẹmọ́kọ́ báyẹn àbí ẹmọ́ fún báyẹn so yí tí ó ṣẹlẹ̀ ní pé èmi mo ní ẹjẹ́ kó wá bá mi kí èmi gẹngẹn ní wà sàn ẹ̀sẹ̀ rẹ̀ gẹngẹn fúnra mi ibadallah kò sí èméjì pé eléyìí nínú àwọn ọ̀nà tó dáa jùlọ nínú oore tó dáa jùlọ òní kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala kó ṣe báyìí fún yàwó ibadallah ọlọ́wọ́ bá wá ní innahu taraka shahwatahu ó pa ó pa jù sílẹ̀ ó min ajili nítorí èmi ọlọ́run ọba ló fi fílẹ̀ o ó fílẹ̀ nítorí èmi ọlọ́run ọba a èmi ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba nínú okọ ọlọ́run ọba ni shakur shakur nínú okọ ọlọ́run ọba ni kí ni túnmọ̀ shakur ṣe wá rí àwọn okọ ọlọ́run ọba kọ̀ọ̀kan tó ṣe pé ọlọ́run ọba sábà lò lásán ọlọ́wọ́ bó tún ló ń kẹrin pẹ̀lú rẹ̀ so shakur ipé a ah, ẹ̀rì pé ọlọ́wọ́ bó ní alimun hakim kò túnmọ̀ pé yíò lè lò lásán fọ́lọ́wọ́ bá o so but ọlọ́wọ́ bó lò pé bí mo ṣe wá tún wá mọ̀ pé yẹn náà so gọ́ní yìí in tẹ bá wá ṣe náà a shakuru lèmi ọlọ́run wa in fi a eni to se fun ọba yi ati ọba sánmà ni n'inu nínú àwọn n'inu nínú àwọn n'inu nínú àwọn n'inu nínú erenje, n'inu nínú àwọn n'inu nínú iri. àánú Ọlọ́run Ọba tí ń bẹ pẹ̀lú Ramadan pàápàá jùlọ pẹ̀lú àwẹ̀ tí ń bẹ nú rẹ̀ ibadallah òun náà ni wípé àwẹ̀ yóò ṣí pẹ̀fẹ́ ni tí ń gbà lọ́jọ́ ọgbẹ́ndé o àwẹ̀ ó ṣí pẹ̀fẹ́ ni tí ń gbà lọ́jọ́ ọgbẹ́ndé kò ní wo kó máa lọ́nú náà ibadallah Ànábì sallallahu alaihi wasallam Qur'an yẹ̀ṣfàáni lil'abdi yawmal qiyama méjèèjì ó sì pẹ̀ fún ẹrú lọ́jọ́ ọgbẹ́ndé yẹ̀kúlù siyam àwẹ́wà mọ̀ sọ pé ìbádàlá tọ́lọ́wọ́ ọba bá ń fún wa ní ronkan tá Nábì sallallahu alaihi wasallam bá ń fún wa ní ronkan reality àwẹ́ ó sọ̀rọ̀ náà bóò ni ó ṣe sọ̀rọ̀ Ọlọ́run ọba so àwíwá ma sọ pé ẹ̀yìn rab ìrẹ olúwa mi mana'atuhu at-ta'ama wa shahwa èmi ni ìjẹ́ kó jẹun ìsì jẹ́ kó rí bùkátà rẹ̀ gbọ́ níbi nkátà rẹ̀ ń fẹ́ fashafa'ani fi gbá ìsìpẹ́ mi sí wa yaqulu al-Qur'an al-Qur'an sọ pé ibadallah ẹ wò bí Ọlọ́run bí annabi sallallahu alaihi wasallam bó ṣe kó ààwẹ̀ àti Kùránì papọ̀ Kùránì wọ́n mọ́ sọ pé à ah, mana'atuhu an-nawma bil-layl èmi ni máa ń kọ̀ fún kó sùn lóru yóò ma kàmí gbogbo ní lóru táwọn èèyàn bá ń sùn ó ma tọ Kùránì ní ibadallah nínú nǹkan tẹ́yà fi máa ń súnmọ́ lọ́wọ́ bá kódà ìbádọ́lá ẹni tí tó bá ṣe pé kíka kòránì ló kọ́ dí láti pé kò fi rí nǹkan tó fẹ́ bèèrè lọ́wọ́ ọlọ́run ọba bèèrè in tó tún wá fẹ́ bèèrè yìn ọlọ́run ọba ma tó wà lọ́kàn rẹ̀ ọlọ́run ọba ó tún wá fún ní ìlọ́po rẹ̀ so nítorí ní ìbádọ́lá kòránì ní bákanáà nínú àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa àwẹ̀ tó ní ṣe pẹ̀lú oṣù Ramadan yìí òun náà ni wípé ibadallah àwọn tọ́lọ̀wọ̀n ọba subhanahu wa ta'ala tọ́lọ̀wọ̀n ọba fún ní ẹ̀sì síwájú yìí ọlọ́wọ̀n ọba fún so a ṣe lọ́nà yẹ lérí yín àwẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe ṣe lọ́nà yẹ fáwọn tó síwájú yín ṣùgbọ́n ibádàlá àwọn tó síwájú wá fi rárẹ̀ o àwọn tó síwájú wá wọ́n sì yí padà àwọn tó síwájú wá wọn ò sì kágún àwọn tó síwájú wá wọ́n sì fi ọ̀pọ̀lọpọ̀ àdádálẹ̀ sí ẹlòmínú wọ́n ló gbáwẹ̀ oníjẹ̀ nǹkan funfun nìkan náà ni ẹlòmí lóhun ń gbàwẹ̀ ọlọ́run ló mọ̀rọ̀ àwẹ̀ tí ń gbà gbogbo nǹkan ló ti jẹ tán ẹlòmí ń gbàwẹ̀ olùgbò ń gbàwẹ̀ fọ́lọ́run ọba àgbàdà yílá àgbàlagbà fá so àgbàlagbà géńdé ọlọ́run so kèfèrí yóò ní tó àwẹ̀ tó wọ́n gbà fọ́lọ́run ọba àgbàdà yílá ni ọlọ́run ọba tó al'umma yìí síbi òdodo ọlọ́run ọba tó al'umma yìí síbi tótọ́ ọlọ́run ọba tó al'umma yìí síbi oríire ọlọ́run ọba tó al'umma yìí síbi ọ̀nálà ọlọ́run ọba tó al'umma yìí síbi tí ó làákò níbi iná ibadallah gbogbo ẹ̀ wá lófin ó wá ní tó dé ó ní tó tú ó nígbàtà bẹ̀rẹ̀ ó lẹ́ni tó ṣe pé ó tínú kaba ìbá sí ọ mẹ́sẹ̀ẹ́ fatabarakallah ẹwọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ìkannú àwọn sàábí annabi sallallahu alaihi wasallam yahudi kan pàdé rẹ̀ lọ́nà lọ́jọ́ kẹ ó wá sọ pé a ah, annabi yìí ó ti kọ́ yín gbogbo nǹkan so kódà ó tún kọ́ yín ní bẹ́ẹ̀ máa ṣe gbẹ̀sẹ̀ òun sọ láti fi ṣe yẹ̀yẹ́ sàábẹ́ ìgbẹ́ ah, àyànẹ́bì yí gbogbo nǹkan lòun máa ń kọ́ yí ó tún kọ́ yí bẹ́ẹ̀ sí máa sì gbẹ̀sẹ̀ wá ní bẹ́ẹ̀ ni ó kọ́ wà ó kọ́ wà pé ta bá fẹ́ ṣe ká má dájú kọ kíbílà ó kọ́ wà pé ta bá fẹ́ lo òkúta ká má lo ń tó kéré ju òkúta mẹ́ta lọ ó tún wá sọ àwọn nǹkan tá Nábì kul bi fadlillah وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل بفضل الله àwọn من فضل الله ń bẹ̀rún ṣẹ̀ríà Ọlọ́run Ọba ni so nítorí ṣẹ̀ríà Ọlọ́run Ọba yìí ẹ máa dúnú látara rẹ̀ torí pé Ọlọ́run Ọba ò máa wẹ̀yìn kẹ́ẹ̀sì nẹ̀bí àwọn tó síwájú yín o Ọlọ́run Ọba tó ẹ̀yin sọ́rẹ̀ ó sọ fún yín ìgbàtẹ́ gba anábí ní tasaharu ẹ jẹ sàárẹ́ o fa inna fi sahúrí baraka torí pé níbi sàárì tẹ́ ń jẹyàn albarka ń bẹ́ẹ̀bẹ́ anábi sallallahu alaihi wasallam tó sọ pé ìyàtọ̀ tó wà láàrin ààwẹ̀ wa àti ààwẹ̀ àwọn tó síwájú wa òun náà ni akalatu suhur èyí tàà ma ń jẹ wo bí gbogbo ẹsẹ̀ létò ibadallah tí mùsùlùmí bá ti wá mọ̀ ní pé ẹ̀sìn òun ló bàbàrà tó báyìí ẹ̀sìn òun ló pẹ́ tó báyìí ẹ̀sìn òun ló létò tó báyìí ẹ̀sìn òun ló ní tó dé báyìí ẹ̀sìn òun ló ní tó tú báyìí ẹ̀sìn òun ló ní ẹni tó yọ́ọ̀lẹ̀ ẹ̀sìn òun ló lẹ́ni tí ó yọ́ọ̀lẹ̀ Ibadallah ìdùnnú ló yẹ kó jẹ́ fún mùsùlùmí o kò yẹ kó fi ráre o ó yẹ kó o ó yẹ kó gbàwẹ̀ náà ni o ó yẹ kó pààrẹ Ọlọ́run ọba بارك الله لي ولكم في القرآن الكريم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد عباد الله from the virtues of fasting particularly fasting the month of Ramadan is that fasting itself is from the doors of Jannah fasting itself is from the doors of Jannah. The Prophet sallallahu said, or fasting itself has a door in Jannah. Fasting of itself has a door in Jannah. The Prophet sallallahu said, Inna, inna fil jannati baban. There is a door in Jannah. يقال له الريان the door is called Ar-Rayyan. Allahu Akbar, Ibadallah. All of this, we will find it to be true on the day of judgment. Ibadallah. Let us all believe that all of this, we will find it to be true on the day of judgment. Because the Prophet sallallahu alayhi wasallam is a sadiqul masduq. So the one who speaks the truth, the one who is held to be truthful. The Prophet ﷺ said there is a door in Jannah. What is the name of the door? Ar-Rayyan. The Prophet ﷺ said, يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ Those who are fasting will enter from the door. يَوْمَ الْقِيَامَةِ On the day of judgment. لَا يَدْخُلُ مَعَهُمْ أَحَدٌ غَيْرُهُمْ No one who does not fast, no one who is not part of them will enter with them. يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ On the day of judgment, they are going to be asked, where are those who used to fast in this world? Allahu Akbar. Where are those who used to fast in this world? Where are those who used to fast? Ibadallah. Fasting cannot be called fasting except it is with Iman, except it is with Salah. What is the essence of the fast? Ibadallah. When a person does not observe Salah, Kam min sa'imin. The Prophet sallallahu alayhi wasallam said, Kam min sa'imin. How many people who fast? Laysa lahu min siyamihi. He does not have from his fast illa al-ju'u except hunger and thirst. Some people not have anything from their fast except hunger and thirst. Ibad Allah. What is the answer of fasting? Ibad Allah. When a person does not observe salah, when a person does not pray, an old man came to the Prophet sallallahu alayhi wasallam. He said, you know, telling the Prophet sallallahu alayhi wasallam, you know that the legislations of Islam are plenty. And I am an old man. It is hard for me to walk from the back of the city of Medina to the, to the masjid. Grant me, the, grant me the permission to pray at home. This man is asking the Prophet sallallahu alaihi wasallam, an old man who has the excuse. The Prophet sallallahu alaihi wasallam said, "Atasma'u nida, atasma'u nida." Do you hear the adhan? Subhanallah al-azim, ibad How many Muslims hear the adhan today without reacting to it? The Prophet ﷺ said, Atasma'u nida. Do you hear the adhan? He said, Naam said فَأَجِبْ رَبَّكَ then answer your Lord لا حول ولا قوة إلا بالله the Prophet sallallahu alaihi wasallam was about to lead the salah one day he said لَقَدْ هَمَمْتُ he said I have almost decided to make one of you lead the salah and then go to the houses of those who have not come for the jama'ah and burn down their houses لا حول ولا قوة إلا بالله that is how severe salah is العهد الذي بيننا وبينهم الصلاة The difference between us and them, the kuffar is salah. فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرُ The one who leaves salah as disbelief. He has disbelief. That is what the Prophet ﷺ said. Then what is the essence of the fast without salah, ibadallah? What is the essence of the fast without salah? Ibadallah. These are important affairs. We ask Allah subhanahu wa ta'ala to make all of this possible for us. We ask Allah subhanahu wa ta'ala to make us from those who will enter from the door of Rayyan on the day of judgment. Allahumma aati nufusana taqwaha wa zakiya anta khayru man zakkaha anta waliyu maulaha. اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا hayata ziyadatan lana fi kulli khayr. خير والموت rahatan lana min kulli شر اللهم امنا في اوطاننا اللهم انصر ولاه امورنا اللهم اهديهم الى البر والتقوى اللهم ارزقهم بطانه صالحه اللهم لا تكلهم الى انفسهم طرفه عين يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين اللهم يا ربنا بلغنا رمضان اللهم يا ربنا تقبل منا صلاتنا تقبل صيامنا يا الله اللهم اجعلنا من المتقين اللهم اجعلنا من الفائزين اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد